Kàmùsàkí ìrìnà ayé kọ́lá

فتولوا عن الأمر يا الذين الغيب يا داودنا أنت تدعون بدعاء المرتدى مرعاك الله من شريكا وجزاك الله خيرا من دعاء جاءكم رسول من أنفسكم لا إله إلا هو عليه توكلت

بسم الله الرحمن الرحيم أرأيني ذكرني واسي واسي وكان الحكيم إنك وهي المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹgbẹ́gbẹ́ àti máa ṣe láti lè kí ọlọ́run bá àbúkí àti àdúkálù tó sọ́rọ̀dọ̀ ọlọ́run tó ṣúlọ́wà gbogbo akájọ dúdú tó bá àwọn bàbá tàmí nínú àgbò ní ìtọ́sọ́rọ̀dọ̀ ọlọ́run owó àwọn ọmọ ilé àwọn ẹbí ló àwọn ẹgbẹ́ pẹ̀lú wa lọ́rọ́kọ̀ wọn bẹ pẹ̀lú wa agbóníra ètò ẹ̀gbá ilé ẹ̀gbá àti tìta àti tilé ọba tí ọba rú adúgbẹ́rẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí ọba ajé adúgbẹ́rẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ọba tí ìjọ ọpẹ́ adúgbẹ́rẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run láàrín wọ́n gbé rí àwọn ẹjọ́ síkù ń bẹ̀ àwọn rí àwọn lọ́yà ń bẹ̀ àwọn àwọn àpá ń bẹ̀ àwọn kólà sáàrọ̀ mẹ́tàgbẹ̀mún àwọn àwọn olówó ẹlẹ́lá ń àwọn ọkùnrin tuntun ni àwọn mọ́bẹ̀rẹ̀ wọlé tó jẹ́ pé rẹ̀ ń bẹ̀ sí ní kọ̀bàjẹ́ ẹwà jẹ́ àtìgbìyàn tó fẹ́ bẹ̀rẹ̀ Allah Allah Allah Allah Allah Allah Allah Allah

Ọlọ́run Allah, Allah, ìta orí láti ọlọ́run lọ́wọ́. الله الله الله الله يا الله الله الله الله الله يا بابا الله يا ماما الله الله الله الله lórí ọdún ìrọ̀ àlọ́ lórí fẹ́rẹ̀ àlọ́ lórí ẹ̀sùnrẹ̀ àlọ́ nílé ayé àlọ́ gbọ́lọ́dọ̀ láyé àlọ́ àlọ́ àlọ́ àlọ́ Pẹ̀lú ọgọ́ta ní ọwọ́. Ẹni

ìdúró ayọ́lọ́gbọ́kùn wọ́n ti jẹ́ kígbẹ̀ ìrò jẹ́gbà nígbẹ́ fẹ́ra gbogbo àwọn obìnrin tí wọ́n ń ṣe ìgbéyàwó lórí àtọkùnrin bí àwọn àbáyá ti lẹ́yìn gbárùkà tí ọ̀ parí lórí ọlọ́gbà parí lórí ẹ̀yìn náà ọkọ̀ ọ̀rọ̀ tó fún bẹ́rẹ̀ kéré àdékù ẹ̀dẹ́ bẹ́rẹ̀ rárá òun náà láti tó sọ بلن لا يسد على الدين هو دعانا آمين اللهم أنت بحوائجنا عليم يا ولك لا تسأل الجنة يا وعلى قضاء يا قدير صلنا علينا بقضائها يا أكرم الأكرمين يا أسرع الحاسدين يا أرحم الراحمين يا رب العالمين أنا لدي يعيدا وأبتلقوا جوافات فتاة أنا لدي بنت وأطلع هنا لا أدخل لنا لك هنا تكي وأطلع هنا lọ́pọ̀ áwúyà lọ́kọ̀ ọlọ́mọdé kọ̀rọ̀ sí gbogbo àwọn ẹlẹ́rẹ́ àti gbogbo ìmọ̀lẹ́bí lọ́kọ̀ọ̀lọ́ àti lóbìnrin eré wa náà tún nílé ilé kílódé náà tó nìyí ìyá wọn gbà tí gbogbo àwọn tí kò ní lẹ́kùnrin lóbìnrin ọlọ́mọdé parẹ́ ẹ̀láwọ̀ ayẹyẹ ọlọ́kùnrin ẹ̀kọ́ àṣẹlá tí alámọ̀bì aláti ayíṣẹ́ ìsìlẹ̀ ayíkọ̀ ayíkọ̀ ìsìlẹ̀ náà

Àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì, àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì, àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì, àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì, àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì. Ẹjọ́ àjẹ́ àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì. Àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì, àṣẹ́lẹ́bù ẹlẹ́rìnàbì ẹgbẹ́ àjòkú wọ́n sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó ẹgbẹ́ àjòkú wọ́n sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó ẹ̀sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó wọ́n sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó ẹ̀sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó ọ̀sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó ẹ̀sọ̀rọ̀ ẹ̀tọ̀ ẹ̀láìyàwó أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ọwọ́dí méjì ti a sí mẹ́ta, òun láàjẹ kí èsù, láàjẹ pẹ̀lú kí, pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ó gbé àríwọlé àtàwọn tó ń lọ sí ẹ̀kọ́ àbí tí a tẹ̀tọ́ fún wọn lèlú lórí wípé tó ń jẹ́ ọkùn ẹbí bẹ́ẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ tó ṣe fún orí onígbẹ̀ lára akáṣọ bí àlùbáríkà orí àwọn òkú ìlà bí فجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله واتقاكم إن الله عليم خبير أيها الناس Iná àfọ́láti lọ́pọ̀ mi bọ́tẹ̀rẹ̀ wà ó ń bá wàjá ní lọ́pọ̀ tó bá ọ̀pọ̀ bá ìrọ̀fún. Iná àjẹ́rẹ́mọ̀fún ìgbàlá àti ọ̀pọ̀. Iná ńlá àlímọ̀nà fàdé. Ọlọ́ àti gbogbo ẹ̀yẹ ìyẹ̀ pátá ọlọ́run Ọlọ́run àwọn ẹlẹ́jú náà àmà ní oníbòmí. Nígbẹ́ tó bá rí àwọn ẹlẹ́jú náà àmà ní ọ̀rọ̀ tó bá ìtọ́gbà àwọn mọ́mì ní ìtàṣẹ lọ́tọ̀lọ́. Nígbẹ́ bá rí àwọn ẹlẹ́jú náà tọ́gbà orí tẹ̀kọ́ àwọn mọ́mì nínú. Nígbẹ́ bá rí àwọn ẹlẹ́jú àti kèlú rẹ̀ mọ́mì ní bẹ́rẹ̀. Ọ̀rọ̀ wa máa ní a máa lẹ́wọ̀n a ti máa nípa. Nígbẹ́ bá rí àwọn ẹlẹ́jú ọ̀rọ̀ tó wà national tó wà national ni international ọmọdé wá ayé ọ̀nà ní máa tó kú ẹ̀rọ ìdí máa tó ń gbé pé ajá ìjọ ọ̀pọ̀ lóòyàn ya ala al-kitab ya ala al-kitab ya ayyuhal ladhina amanu ya ayyuhal ladhina kafaru ó ti dáwọn kẹrẹ àmọ́ ya ayyuhan nasu ó pè rẹ̀ pé bá

Ẹni tí ó ń sọ ní àmìlá rẹ̀, ẹ̀kọ́ tó lè gbọmọ́, ẹni tí ó sọ ní àwọn alárẹ̀ rẹ̀, tó bá ta lóbẹ̀rin ilé ìfẹ́ sí bẹ̀. Àmọ́ ọ̀ túnbù, ó lè máa jẹ́ rọ́túnbù lásán, tó bá jẹ́ sọ pẹ̀lú díkan sí díkẹ̀ yìí, ọlọ́run ni gbogbo ẹ̀yà adárílà ọkùnrin tó tọ́kùnrin nífẹ̀ ádámà adárílà obìnrin tó tóbìnrin nífẹ̀ àwọ́wò ọkùnrin tó tọ́kùnrin ni zakaru ádámà ọkùnrin obìnrin tó tóbìnrin ni òǹsá nífẹ̀ àwọ́wò níbẹ̀ láti dá gbogbo orí ìbìkan náà ni ìpìlẹ̀ kan náà ni pè àwọn lọ́wà irú àwọn adájọ́ irú àwọn àlífà ilé tí wọ́n bẹ ilé tó nìkan ní wọ́n bá bọ ilé tó tó pè ní ìdílé ẹ̀rù kó tó ti pé ààrùn sọ̀rùn àpẹẹrẹ kọ̀bá ìlú nígbà míì a lè fi kọ̀bá wípé àwọn ọmọ tó tó pè lọ́mọ a jẹ́ pé àwọn ìlú kọ̀bá ìlú bá tó ń ṣáàbù ní ẹ kí ní tó máa kọ̀bá ìlú ní fámílì fámílì fámílì tó ti ní fámílì jáde àyíwá sọ fún mi ó fi pé ilé ìrìn ẹ̀ka àkọ́lọ́ tó jẹ́ nínú pẹ̀gbá tó ní ẹ̀rí pé ìtẹ̀gbá ọ̀rọ̀ mọ́ lérí kẹkàn ọlọ́lọ́ mọ́ lérí tí ìtẹ̀gbá di ẹ̀kùn gbọ́dọ̀ ọdọ́ náà ní òrùgbàgbà lọ́nà ètò ẹ̀gbá pàtàkì tó ti kúrò ní kọ̀bílà kásòrò ti jẹ kàbáyì ìdílé ìdílé fámílì fámílì fámílì lọ́pọ̀kùnrin mẹ́ta lè yẹn bá bí ọlọ́n bá láwọn ọkùnrin mẹ́ta ọ̀ta ọ̀rọ̀ gbóògbò kò rí àmì lára àwọn tán ọ̀jọ́rọ̀ jùlù lásán gbogbo náà ni ó kúrò dígbà tẹ̀rọ rẹ̀ yorùbá nìsìn yorùbá kan náà ẹni ìjẹ̀bú tí ọba kan náà ni ọ̀rọ̀, tí ọba kan náà ni abẹ́kúta, tí ọba kan náà ni àwọn ètò, tí ọba kan náà lọ́fúnsà ti lé àti ilé ìfẹ̀. Ajá ti pé wọ́n ti di ṣọ́ọ̀ wọ́pẹ̀ ìpìkọ̀ báyìí. Àmọ́ wọn lọ ní ẹlẹ́dẹ̀ pa mẹ́gáfẹ́ ṣọ̀rẹ́bù ní ọ̀sáájú, òun ní bíkọ̀ báyìí. Nítorí pé ni àwọn tó tó pè wọ́n mọ́ nínú ilé. Fámílì tí ò jẹ́ bẹ́ẹ̀, fámílì tí ọ̀rọ̀ rẹ̀, fámílì tí wọ́n rí ìpapọ̀ pé tẹ́lẹ́pẹ́ láàrin ìlú wọ́n yá lọ́yà mẹ́nu wọn adájọ́ mẹ́nu wọn ìmọ́mọ̀ mẹ́nu wọn pẹ́sidẹ́ntì mẹ́nu wọn gọ́ọ̀bùnà mẹ́nu wọn akọ̀wé mẹ́nu wọn dàírẹ́tọ̀ mẹ́nu wọn chairman local government mẹ́nu wọn àwọn ni ìdílé tó tó pẹ̀sẹ̀ntì ìdílé ní ọ̀sọ̀ ìmúlò kọrù Wọ́n á rẹ́

bẹ́ẹ̀ ni àwọn afọ́dúnmọ̀ pípẹ́ àlàkọ́rù àpáàrù nípa ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá súnmọ́ ni fi ń jẹ́ bí àkèkè ni wọ́n máa ta gbogbo ayé olóòtọ́ ni ti bá àlé torí bí sí amọ́rọ̀dúnmọ́ jẹ́ láti fi rí ìlọ́lọ́ òfin ní parẹ́ ààrà àwọn baba wa lójúta lọ́nà ọmọ àkàndínlẹ̀ òun ọmọ àlàbónú nígbà wọ́n fẹ́ tí wọ́n fẹ́ àìkẹta ọmọ tí wọ́n bí ń rẹ̀ tí wọ́n kò rí lọ tí wọ́n bí tí wọ́n ní ọ̀kan náà gbogbo wa èèyàn lè wọn ní alìkùtà London alìkùtà faruku alìkùtà ní Muhammad iye bàbá tí iye bàbá tí ń dọ́bà nẹ́bì lálẹ́ sọ̀tẹ́ títí kan ànẹ́bì adama bàbá rẹ̀ mẹ́lú lọ mọ́nú lórí bàbá sì mọ́ bàbá wa dáma bàbá àyà wa ó ṣe dédé ìṣẹ̀lẹ̀ ìsìlámù ni ó ẹni tí ọ̀bá mọ́lé ó lọ ní lérò ọ̀rọ̀ ká kí òun ká dáwọ̀ ẹ̀sìn ní á ti mọ̀ yíò sí àwọn ẹ̀sìn tó ń bẹ́ta afọ́túkọmọ náà ìṣẹ̀ táyà sí ara ẹni lítà ara kú kánàbí bàbá wa kánàbí ìyá wa láyé ní owó láyé sí sábà ti wá Ìwọ̀tọ́ ọlọ́bí, ọbí ẹ̀fẹ́, ìwọ̀tọ́ ọlọ́bí, ẹbí fẹ́, ìwọ̀tọ́ ọlá, pàrọ̀ ọ̀rọ̀ Tẹ́bí ẹ̀dá, tẹ́bí ẹ̀fẹ́, ààrẹ ẹ̀dá, tó tààrà ẹ̀fẹ́, òfin tí jẹ́ ni àbẹ̀bí ẹni òfin tí jẹ́ ni àbára aláàlá aláàlá ìdá àdáàlá aláàlá ìlà ìlà Ẹjẹ́ mara wa, kánàbí bàbá wa, kánàbí ìyá wa, káṣì wẹ́ra wa tàn. Inna akramakum inda Allahi atqakum. إن أكرمكم عند الله أتقاكم ẹni tó fi bẹ̀rẹ̀ ọlọ́jù wẹ́rẹ̀ lẹ́yẹ tí síbí ní ìyọ́dọ̀ ọlọ́run bá ti lẹ́ni bá páyẹ ọlọ́run kí ló fẹ́ pẹ́ ọ̀rẹ́ bí ọlọ́run sọ́bọ̀ tọ́wà bí àti kàá síbẹ̀ ọlọ́run fún ẹ ti mọ̀ pé ní ẹbí ọ̀rọ̀ kékeré ni àmórí ẹgbẹ́ púpọ̀ wọ́n fi dúsọ láti wọ́n sàkáàtì wọ́n fi rí wọ́n gbá rẹ̀ pé yóò kírun pé àwọn bá déwájú ọlọ́run arígbò lọ sọ bí ẹ̀sí ẹbí dàrú lọ́wọ́ ẹ̀ okùn ẹbí já lọ́wọ́ ẹ̀ ó fi ìwájú ọlọ́run lẹ́rù wọ́n nínú àwọn afárátàrágùn níwájú ọlọ́run lọ́rùn kìámà okùn ẹbí mẹ́mbẹ̀ sí látọ̀rọ̀ àìyàn ọlọ́run ní ẹ̀nà rahman èmi lọ́ba àjọ kí ayé wọ́n hàn orúkọ kan ni wọ́n gbẹ̀rẹ̀ stókọ̀mì ìsìnì nínú orúkọ ìlú ọlọ́run láti jẹ́ aláti iye ogun ẹbí wọn náà wọ́n fẹ́lẹ̀ ha ẹni bá dàpọ̀ mọ́kọ̀ ẹbí wọ́n tùbù ìní ọlọ́run dàpọ̀ mọ́ kò ní sunkún kí máa ẹlẹ́kún kò sí ní kíwé kí mọ́dà lọ́rùn wọn náà kọ tẹ́ ẹ̀ wọ́n sunkún dálẹ̀ ní ọmọ tọ́lọ́wà dìde pé kọ́mpì ní bàbá àwọn wà lè dàrúkọ́ dàrú olóòrùn ní nǹkan fi lẹ́yìn ìwà ayé àmúṣù iná fàlákílẹ̀ ẹ̀kọ́ mi dẹ́kàrí wọ́n káàdì gọ́ọ̀fúnà káàdì president káàdì mọ̀rébù káàdì káàdì mínísítà tó ń kò lè jẹ́ lára ọkùnrin káà tó fi náà ló ti wáyé wàjẹ́ alìlé kan ṣọ́ọ́bà òwẹ́kọ̀ àti dílé yá àti dílé kékeré èyí tó báyé

Bọ́ọ̀lọ́ bí yóò fi wá ní ìbàjẹ́ bẹ́ẹ̀lọ́ sí ní túnbò ilẹ̀ ìgbò ìlú. Bẹ́ẹ̀ àwọn kan bẹ̀tẹ̀ kí mọ́ ní Ṣọ́ráì nítorí pẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ àwọn kan bẹ̀tẹ̀ kí mọ́ nítorí pẹ́ṣẹ̀ àwọn ìyá wa tẹ́ra wọn. Bàbá ní àwọn èèyàn àní rẹ́ bàbá ó ní ọ̀rọ̀ tó pín sí bá bú rẹ̀ bí àbúrò bàbá ni ọ̀gbẹ̀ ìkàwé kò ní jọ ṣe bí ẹgbẹ́ bàbá mi ni ìṣẹ́ rí pé kò ní jọ ṣe bí ẹni tó wá ní ìlọ́bẹ̀rẹ̀ oṣù náà

ọba nínú akọlámọ̀kún ìndẹ̀ lọ ìyàṣẹ́tọ́ ọkọ̀ ẹni tó bí ní ìlébò ní ọlọ́run jùlọ ní bá páyẹ̀ bí ọwọ́ rẹ̀ bí ní sọ́bọ̀ ẹjọ́ tó fẹ́ ọdọ̀mí ọlọ́run tó ní فغلت منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء Ọlọ́run ni wà máa rí jẹ́ aláṣẹ́sọ́ fún wà bá ti àmìlì mọ̀ máa ní àyí, àwọn tó ń kò dí ìyẹn tó lè túnmọ lọ́kùnrin tó lè túnmọ lóbìnrin yóò fi píríọ̀dù. Ọkùnrin náà lè ìṣúnmọ́bìnrin yóò dàtọ̀ yóò tọ́mọ̀. àwọn ọ̀pọ̀ ìdáàlù kọlẹ́kọlẹ́ lè ju ìyòkúrù ẹ̀wọ̀n ìrùgbọ́tù nìsá ẹ̀rìn ayé àlẹ́ẹ̀sù gbogbo ilé ọ̀dọ̀rùkù ní bá rí sí ni ẹgbẹ́ ní àkàrámà kọ́ndà láì àti káàlù níparí lọ́wọ́ ọwá ní ẹgbẹ̀rún ọlọ́run alẹ́bí Ọba tó ta ìlàtàrà ẹ̀mí kan oṣù tó wá bí àìmí ẹ̀mí lẹ́rẹ́. Ọ̀rọ̀ lọ́kọ́ mi ní ààzọ́ òjò. Ọwọ́ adáwọn ìràwọ̀ ẹ̀rẹ́ tó ó ní sáà. Àwọn ní jẹ́ ìjálù. Nìsáàrù àti tí ó bímọ àti tí ò ní bímọ ní jẹ́ nìsáàrù. Tó ìlú nìsáàrù ń tí ò ní ó bímọ tí ó kú láyé inú ìjọ àmà mẹ́gbẹ́ ní ẹbí mẹ́tí ẹkú ẹ̀láyé amágbogbo zùkúrù yóò dìmọ̀ gbogbo ìnáàsù yóò dìmọ̀ nítorí tí ń jẹ́ zùkú rí àti ọdọ̀mọ láti fi gbàkárù láti ròyìn àwọn akọ láti òun sáré àwọn abu máa nẹ́bẹ̀ kíkàrí lọ́dọ̀ àwọn ní báàtù lọ̀gbàrí àwọn dókítà ìṣúgbẹ́ta rí ní gbogbo ọkùnrin tó gbé fọ́tọ̀ ọkùnrin láìkọ́ nínú ọlọ́kùnrin Gbogbo ẹgbẹ̀ ló fi jẹ́ gọ́ọ̀tọ̀ obìnrin náà kọ́ lóbìnrin, ọkùnrin gbẹ́nu obìnrin obìnrin náà gbẹ́nu ọkùnrin. Ọ̀tẹ̀kún mọ́ lẹ́bí tọ́sọ́lú nábì wà lára. الله الذي تسالون به والارحام ẹ̀yọkọ̀ ẹ̀yà fáà àwọn oníkẹ́ olóòrùn ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run àlẹ̀mí tẹ̀sá alúnà ìrí ọba táà mọ́ fi bẹ̀rẹ̀ gúnmọ̀ tẹ̀ ń tún ọlọ́ lọ́pọ̀lọ́m̀bẹ̀ ìjọba tó ń ń bẹ nìkan ìjọba náà bẹ̀rẹ̀ ọba náà báàlá bẹ̀rẹ̀ ọlọ́run ìjà tó ń bẹ lára ara ẹ̀ká parí ẹ̀ ẹlẹ́mí ń bẹ ní fún ìjọba fọlọ́m̀bẹ̀ wà láàrin kò nígbà Àwọn ọlọ́run kí lè fún bẹ̀rún, ẹ̀mọ̀ bẹ́ẹ̀ kẹ́ fọ́sẹ̀ mú, ẹ̀rọ ẹ̀rọ ẹ̀ntẹ́mẹ́kọ́ ẹ̀rọ ẹ̀fọ́lọ́m̀bẹ̀ mú, kò nígbà, nípa orú ọlọ́run bẹ lẹ́nu rẹ̀ ní kò sí ní ọkàn rẹ̀, ìyàwó ta fẹ́ lẹ́yìn ìdùnnúdọ́nà ń kó bá ilé ní ẹ̀yìn ọkọ ìyàwó ọ̀fẹ́ ìyàwó ẹwọ̀n àwọ̀ pé kí ló lè tó fi tọ́lọ̀ ìwọ̀wájú mi látò nílẹ̀ gbogbo nǹkan yóò kò lè tó wájú mi jùlẹ̀ fọ́lọ̀ lápẹ̀ ẹ̀bọ̀rọ̀ ọlọ́run alọ́ní ìfẹ̀ẹ́sẹ́ alúrùn náà bí mi ọba tẹ́lẹ̀ fi ń bẹ̀rẹ̀ ayé fẹ́ sàkùnbọ̀ fọ́lọ̀ ń bẹ̀rẹ̀ yà mi ló tó máa fi pé àwọn náà kájú ọ̀rọ̀ rẹ̀ kí ló tó sì kejì ọlọ́run tọ́rọ fi sì kejì ara rẹ̀ wọ́n lára ámà òkú ẹbí lọ́tẹ̀lẹ̀ wọ́n àwọn ọlọ́run lọ́sọ̀rọ̀ rẹ̀ tọ́lé pẹ̀kọ̀ ẹbí lẹ́lẹ́kẹ́ náà tí ń jẹ́ pé a pẹ̀lú záàtù rẹ̀ ayé yìí pàtàkì lọ́dọ̀ ọlọ́run orí kọ́mpìnì ẹni èèyàn lè gbélé ayé kọ́rọ̀ ìsọ́mọ́sù rúmẹ́ onígbòmọ́lọ́tọba tó láyé kọlùgbọ́n adáko adálẹ̀wé adálẹ́kẹ́ adágbárí alẹ́ adámọ́tọ́lásí ẹnìkan wá ń ta mọ́tọ́lásí mú ẹnìkan wá ń da oko ọrú ẹnìkan da sáàrù ọrú àwọn kan ń pẹ̀lú síbẹ̀ àwọn kan tó ọká tánilú ẹgbùn sí àrin méjèèjì ìgbẹni tí ń da yóò ọ̀tọ̀ ọlọ́run ọ̀nà kọ́nà tí ẹbí Ọlọ́run ló bẹ̀rẹ̀ mi ọlọ́run. Lọ́lẹ́bí tẹ́fà lóúnẹ́bí Kí wọ́n wá lọ, okùn ẹbí wọ́n wọ́n tó ṣe wá pọ̀ ní, ọlá sọ tó ọ̀tọ́ wájú bàbá wa kágbọ́. Jíkọ̀ mẹ́rin dé ń lọ ẹ̀rìn mọ́mì nílò nítorí pé asìlò òṣòlù nù al'arham okùnbí okùnbí lágbà ọkọ̀ ó dùn fi bẹ̀lọ́ sí bí ó sì fẹ́ bẹ̀lọ́ orúkùnbí jẹ́ta ọlọ́run nílẹ̀ ìrọ̀lọ́run mọ́rọ̀ bá dàrú tán Ẹwà ọlọ́run fún ara rẹ̀ kí ló tún rí. Ẹ̀fúnwọ́ àlẹ́bí tọ́sọ́ alú nẹ́bí wà lára àmà. Bàbá fẹ́lẹ̀ ń bẹ̀ẹ̀ tí ó gbà ẹ̀tẹ̀ bíbẹ̀ àtẹ́yà àtẹ́ bíbẹ̀ ọba ti jà ẹ̀sìn ẹ̀sìn ìrìn ọlọ́run. Ẹ̀yìn náà, gbogbo ń tún máa ń ṣe ilá tòní lọ àtẹ̀mí náà àti wọ náà, ẹjá jù lọ pọ̀lọ̀. Iná làákàá. Lọ́lẹ́ ìgbọ́ ọ̀rọ̀ sí ìbáà wọlé sí ọ̀rọ̀ ọdún ẹbí mẹ́rin ni wọ́n tọ́ka sí ẹnà ìkùránì òun látara lọ́bẹ̀ sọ́rọ̀ lóṣù kí ló tó táwọn ẹbí ìrìnàjò pàtàkì bẹ́ẹ̀ nínú ìkùránì ẹbí mẹ́rin ẹbí ànẹ́bíwa ádámà ẹbí ànẹ́bíwa nóhà ẹbí ànẹ́bíwa ìbúrárímà ẹbí ànẹ́bíwa mọ́ránà kí lọ́nà òfin ìsìnfà wọn إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وعلى إمران على العالمين ذرية بعضها من ذرية بعضها من بعض والله سميع عليم الله طبعا آدم ونوحا وعلى إبراهيم وعلى إمران على العالمين ضروري أيوه ẹgbẹ́ ọlọ́pẹ́ bí òun ọjà tó ní ẹgbẹ́ ní ọmọ parí láyé láyé láyé ẹlọ sí bí àwọn mẹ́rin yìí ti ṣe àtàwọn ọkọ̀ ẹ̀wọ́ àti àwọn tàbí ọmọ pé àtàwọn náà Àwọn ilé ẹ̀rọ lára àwọn ẹbí tó ọ̀parí láyé táǹkì tó táǹkà yóò rìn. Ṣé bẹ̀rẹ̀ ni wọ́n ti rí ni àbí wọ́n rí bá mẹ́rin lọ́nà ìsìláàmù. Ìwé wá ọ̀sọ̀bá ọ̀dọ̀nà wà lóòrùn ha. Ẹ̀yẹ̀ nílẹ̀ Ádámà ò sí ojú ṣubú. Nígbẹ̀ bá rí kí ní tọ́bẹ̀ aláàmú tó kí ìjọba rẹ̀. Ìsìfá ò ìsọ́fà, ayò ìsìfá ì Àwọn ìgbẹ́lọ́dọ̀ Ádámà, Alìkìláàfà, máa tàrílẹ̀ ní ọlọ́run, Mìlàákìlì, Rẹ̀lẹ̀ Ilimi, Lọ̀pẹ̀dìbírì, Lọ̀pẹ̀bùkírì, Gbogbo ibi ọmọ Ákìlù. Ọlọ́run fún àmẹ́gbẹ̀ Ádámà ńlá káì. Yóò rò síwájú, yóò rò sẹ́yìn kó tó sì nǹkan òun yí rò nǹkan síwájú rò sẹ́yìn ọwá fún ádámà fún ọrùn gbogbo ẹni tí ìdáàrò ọ̀rọ̀ síwájú kọ́ òun yọ́ ọ̀gá lé jẹ́ ẹgbẹ́ bí ìjọba ti gbé ìrìnà náà nù ìjọba lè gbà pàtẹ́rẹ́ nínú láì tí dùn láì tí sí àwọn olùfẹ́ yóò máa wá gbogbo orí àwọn bá ń ṣe ìwọ̀n láyé àṣẹ́mọ́rọ̀ nínú fámílì ó ti bọ̀ pé ó wájú ni kò ró sẹ́yìn Ìsìfáwà nílẹ̀ Ádámà ìbádà mẹ́mẹ́ kájọ́ sí fọ́lọ̀ mẹ́mẹ́. Ìsìfáwà nílẹ̀ Ádámà ṣẹ̀rí àwà mẹ́. Àtàmẹ́sùn ká máa fi máa dálẹ̀ ìbádàmà sí nínú. Ọwà mọ́ bẹ́yìn Ádámà wà náà láàrin mọ́ ìṣìrí inú ọ̀tàn láàrin nílẹ̀ Ádámà sí wà àríwá 1000 years Nígbà tí

nígbàtí ádámà pẹ̀rẹ̀ ń jẹ́ ádámà al'awwal lọ́lọ́rùn orí ti kejì ádámà ẹnu àtọ́kù náà kọ́ ọ̀sẹ̀ tí ní tún náà àwọn kan 70 wọn àwọn kan 270 wọn ẹ̀yọ́ bẹ́m̀bẹ̀ èèyàn bẹ́m̀bẹ̀ àjẹ̀nú bẹ́m̀bẹ̀ àwọn tó kàkọlọ̀ ètò bẹ́m̀bẹ̀ àjẹ́ bẹ́m̀bẹ̀ àwọn tó rọ́gbà fún náà ẹ̀yẹn sẹ́kù ní ọmọ ádámà lórílẹ̀ nínú àfíjẹ́ ádámà sáà ni ìsìnkú àwòrán náà tó fẹ́ mímọ̀ olóko fún ló àti pé ìsọ̀fà ádámà wà níwà tàbá o tàbà fíìl tọ́tọ̀ ẹ̀tọ̀tọ̀ táwọn àfáà tí ó fi àmọ́ ẹ̀ ọ̀fẹ́bùrù alẹ́mìnú ní sùúrù tí àwọn èèyàn parẹ́ ní látẹ̀wọ̀ mímọ́ tí ìyàn bá ṣe sùúrù yóò gbẹ̀kọ̀ sílẹ̀

وعلى إبراهيم وعلى إبراهيم على العالمين إن الله قضى وآدم ونوعه وعلى إبراهيم وعلى عمران على العالمين ذرية أولادها من بعد وهو سميع عليم أولادها من بعد والله سميع Báyìí pààrọ̀, mẹ́ta wà máa pààrọ̀ bẹ́ẹ̀ ni, ń tàbí ẹgbẹ́ torí ọ̀la.

àwọn mẹ́ta tó wá kù yìí àwọn ìlú àwọn agbẹ́gbà yóò wà lọ ní ṣókí tó ní mẹ́wàrí ní wọ́n kíyàn àgbàlagbà tó ń fẹ́kù àti àwọn ọmọ tán bẹ lọ́dọ̀ àgbàlagbà kálébà mọ̀ ẹni ọlọ́run bá kún sọ́dọ̀ àgbàlagbà láàrin wákàtí pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálébà àti ìrìnàjò àwọn àgbàlagbà tó ń bá wọn òbí máa ń dàgbà lọ wọ́n mọ́ kára ní ẹ̀fẹ́fẹ́ ẹni bá ní bàbá tó dàgbà tó níyà tó dàgbà kó gbé jẹ́ òòrùn gbọ́dọ̀ bínú orúgbó ń gbàtàwà bẹ́ńkẹ́ pé àwọn òbínú jẹ́ náà àsìkòtà access sọpọ̀ wọn lédé wọn àwọn náà ma yọ̀rọ̀ àti yọ̀njẹ́ oníyìí wọ́n ma karabá náà tó karanjẹ́ oníyìí tó ní ọwọ́ yọ̀pá ọjọ́ ó sì kọ́ ma mọ̀mọ́ kí lédé wọn tó bá fẹ́ ìtẹ́ ìlọ́rùn ní ẹgbẹ̀rún fẹ̀pẹ̀ báyìí ẹ̀mà fẹ̀pẹ̀ ìyẹ̀pẹ̀ jíyàn ẹ̀mà fẹ̀pẹ̀ sọ̀rọ̀ àwọn onítàn wọ́n ní gbogbo wọn ni wọ́n ń tọrọ ọmọ nígbà náà lọ́wọ́ ìyẹn ni pé àsìkò tí wọ́n fẹ́ bímọ ni ṣáàmù àti háàmù àti ìyá fífì ẹ̀rí bàbá ní ẹ̀tẹ̀tẹ̀ wá rí mi láàárọ̀ lọ́lọ́fẹ́ nígbà tó di òru èyí ìyàwó rẹ̀ wá sọ fọ́kọ̀ ẹ̀kú bàbá mà ní ẹwà wọ́n sì ṣeré ìtọ́lọ́wọ́ tó ń gbádùn wọ́n sì parí pírọ̀dù tí wọ́n wọ́n mọ́ àwọn kí wọ́n sọ pé bàbá mà ní ẹwà èyí tá iná tó ọlọ́mọdé wa wa ọkọ ìyàwó a máa jẹ́ sọ́wà tó rí ogún àti máa jẹ́ sọ́wà tó rí ogún bọ́lọ̀ bá fẹ́ sàánú ìyàn wọ́n sì fẹ́ tó ìyàwó bọ́lọ̀ fẹ́ àwọn àti bàbá ní owó àbàbá ní owó ìyàwó bá lè jáde ní ibi agun mẹ́ta òun sí agun mẹ́rin wọ́n bá dúró ọ̀dọ̀ bàbá àbàtàláwà alékùn kí ló dé níwòrí wọ́n sì gbàtẹ̀ ní àwá lẹ́lẹ̀ ọmọ àgbàtẹ̀ ti ní àwá ìyàwó rẹ̀ wá kọ́kọ́dọ̀ Lọ́wọ́ ẹ̀ṣù ọ̀gànjọ́ láwà yìí, mo ń ṣàdúrà fún yín náà. Mo ń ṣàdúrà fún yín. Ọlọ́run sórí ayé fún ọ, yóò sì tọ̀run, yóò sórí ayé fún ọ, yóò sì tọ̀run, yóò bẹ́ẹ̀ lọ máa lọ, tọ̀run lọ ti Ẹgbà tó ti wọ́n bí agbọ́mẹ́rin márùn-ún Èkejì náà jíjẹ́ ẹ̀háàmù, ìhun náà bá sọ fún ìyàwó náà bá ní ẹmọ̀ gbẹ́bẹ̀ ẹmọ̀ sọ́lá náà bí bàbá ní ẹwà láì pẹ̀ pẹ̀ jẹ́ bí mẹ́rọ̀rún lẹ̀ ẹjẹ́ ìsinmi díẹ̀ ẹgbẹ́ bá bàbá ń tó ní ẹwà ọkàn tó kí a sí ní ìṣẹ́ mọ̀ bàbá náà sùn àgbàtẹ́ àlè jí bàbá ló ìyàwó náà rẹ̀ ẹlọ ni ẹlọ ni o ẹlọ ni o ọba tí ó jáde mú bàbá gbọ́bá yàwó jáde ilé arákùnrin àkàbí bá jáde ọlọ̀bá bàbá èdè agbó mẹ́rin ní òjò wà ní àà tàbí lórí ní àà tó òṣìṣẹ́ rẹ̀ ọmọ ah, àwọn nígbàtẹ̀ ti ní àwá náà ni rẹ̀ pọ̀ òun náà ló ṣe sábà bí pé

ẹ̀yin obìnrin bá bá rí bẹ́ẹ̀ ọmọ ìsìnkì ìbàbá rẹ̀ yóò dà fúlànà wárú já kúkù láàrin kámílì àwòsí yá lọ pípín wọ́n ní àwọn mẹ́kùnlá mẹ́kùnlá ọwọ́ àti ìsanwó ọmọlẹ́ òórùn tó kí wọ́n lọ yá kó lọ bá bẹ́ẹ̀ yá kó lọ mú tó ń bọ́ tó mú yá rẹ̀ wọ́n ní àǹkẹ́ níbi ẹ̀rí a ti sanwó ọmọ skú ń bẹ lára kó wà wà ó obìnrin tí yìí sẹ́kọ́kọ̀ wọ́n ṣẹbí ojú máa ń kúnlẹ̀ sí ọlọ́nfẹ́ wà ní àà ah, ó sì pẹ́ ẹ̀ àwọn ìrúkù rẹ̀ ti wá ẹ̀gbọ́n rẹ̀ ti wá ìkejì ti wá bẹ́ẹ̀ ọlọ́run ní ọ̀nà ògbílẹ̀ lásán ọlọ́run ní ògbílẹ̀ lásán àwọn ìlàbá bí ọ nígbà mọ́ sọ fún ọgbẹ́ wọ́n lábìtì láti gbà yìí àwọn ìrúkù ti lọ sàdúrà náà ọba ti rú àrùwá lọ́bá kò mẹ́ gbogbo wọn Nígbà ọlọ́wọ́ ọgbà tó àwọn kan ní gbogbo funfun tí wọ́n wọlé mẹ́lá wọn. Nígbà ọlọ́wọ́ ọgbà tó àwọn kan ní dúdú. Ìnáwó ọ̀tàbẹ́

àti mouth àwọn ní máa fọ̀fún bí tí wọ́n ti rí nù. Àwọn àbí wọ́n pé ẹni wá fọ̀fún lẹ ìlú ògbóǹkọ́ ẹni ó dúdú bẹ̀ǹkọ́. Ẹni wá fọ̀fún lẹ ìta bí àfin ní àyíkọ́. Tọwà gbọ́rọ̀ náà bá bẹ́ ajẹ́kọ́lọ̀ ọba ní ṣubọ́ bá ti fẹ́ ní ṣubọ́ ti wù. Ìwà àti ṣe ọkọ́ láyá àmọ̀ ìlẹ̀kọ́lára ọmọ. Ìwọ ọmọ lára bàbá ìtóbi àbúrà ayé ìtóbi a máa lápalára ọmọ tó ń náà bá bí ìsìfáàrùn ní mọ́tọ́lọ̀ ṣe fún Ibrahim Noha àti Adam àti Imran lára pé wọ́n tọ́jú ẹbí wọ́n tọ́jú òbí ni ìdánlọ́rù ìsàfá Adam wà náà máa ń Nípa aṣọ tó zúrí ìyẹta ń bá àtọ́ àmì ìgbà àbí wọ́n òṣèrí wọn, ni ọ̀pá àwọn làásì lẹ́yìn ọlọ́wọ́ bá àwọn ìyà ń tara wọn sí lọ́run ìran ìgbòrá ìrìn ẹ̀jẹ́ ọgbọ́gbẹ̀ Àníbàáyìmá yóò fẹ́rẹ́ tó ọ̀sẹ̀lá. Ìrìnàjì ẹ̀nà tó dé, ìsìfà ìlàwò bí kúlà, wọ̀l ìfìláàrì, wọ̀n ráàpàtù ráàpàtù màtàkì. Ọlọ́run sà nígbàáyìmá lẹ́sà kọ́ máa nífẹ̀ẹ́ ọmọlàkejì ọlọ́pàá lẹ́bàá lẹ́gbà kọ máa ní ìmọ́tótó kọmọ́tò jàmbá gọmọ lákéjì ẹ̀ tó sì sa ìbára lẹ́gbà tó sára ọlọ́run púpọ̀ ààyò tó nǹkan àwọn ìbìráìmà wá pàgbà tí ìsìnàílà ó wá pàgbà tí ẹsẹ̀ aka lẹ́yìn tí ẹ̀ kọ́ wọn fẹ́ni tí bá fi lọ́n. Táwọn kan bá ti fi lọ́n débì kan bí owó jẹun tó rí mọ́tòkùn, wọ́n dà láwọ ní lọ́kọ̀kọ́lẹ̀ nífẹ̀ẹ́ wọ́n dá kí rí èèyàn, wọ́n gbó dídí ẹ̀ sínú agbádá wọn ajó nítorí tí wọ́n rẹ̀ parẹ́. Àwọn ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ òṣìṣẹ́ ni wọ́n fẹ́ parẹ́ dọ̀la àti ẹ̀rẹ́ Ísírẹ́lì àti ẹ̀rẹ́ lárúbáwá lẹ́yìn àrẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ lónìí. Ọ̀nà wá bọ́. Àrẹ́gbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ wá pé àwọn fún Ismaila ní obìnrin ọmọ gbọ́ àríwá iná máa pàlejò púpọ̀ ní ẹ̀bá bí yóò tọ́jú ẹ̀ ń tọ́ wọn ma ò gá ah, ilé aṣọ́ tí bàbá ìtọ́jú mi báyìí nígbà tí Ismaila wá fẹ́yàwó ìyàwó wá jẹ́ òṣìṣà àrọ́mọdọ́ ọmọ ìbìlì ìgbà ọlágídí ìgbọ́kígbà ààrẹ Ismaila wá sílé ìgbà ẹ̀mà wá kí ọmọ rẹ̀ sílé torí àrẹ́bìnrin máa káàkiri ìgbà tí ó dẹ́kọ̀ ọ̀pá ọmọ rẹ̀ Ismaila ní ọpá ìyàwó ọmọ Salamu alaikum ìyàwó ń gbálẹ̀ ọ̀dáhùn alágídí tọ́pátọ́pá ni bàbá arúgbó fi olélé yìí olélé yìí pẹ̀lẹ́ ìyàwó ọ̀dáhùn ìgbóló mẹ́rin wà láàájú bàbá kí nẹ̀ ń fẹ́ ń bá ti rí ìsìnkọ̀ tó kọ́ mi ń jẹ́ jẹ́lẹ̀ gbogbo wá kiri tàbí ọkọ̀ òun ìbọ̀lọ́kọ̀ rẹ̀ lọ wọ́n lọ́wọ́ ọjọ́ bí ọwọ́ ọmọ ọmọ bí kò sí lé tí mo lè dúró ní ẹmọ́dúró ẹmọ́dúró kò sí kò sí lé kò ní débọ̀rọ̀bọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá fẹ́ ọkọ̀ rẹ̀ jẹ́ kí n sọ sí wọn bí jẹ́ mọ́ jí náà ìdẹ̀tẹ̀ máa lọ kí ilẹ̀ mọ́bà sí ẹ̀lú ìdúródè tọ́ mọ́ wá rí báyìí tó gbé lẹ́kùn yìí sí lẹ́kùn yóò dá akọ́ yọ ọkọ̀ kù ìsílẹ̀ ilẹ̀kùn lè rí ilẹ̀kùn tó gbẹ̀rẹ̀ ọ̀dá kókò ní sílẹ̀ tí ilẹ̀kùn tí láti rẹ̀ rẹ̀ mí ilẹ̀kùn tó ẹgbẹ́ afẹ́ gbípa lórí oṣù báyìí tí wọ́n lọ bàbá oṣù bàbá jíṣẹ́ nígbà tọkọ ọjọ́ lọ́wọ́ pẹ́pẹ́ àtàlówà mi jẹ́ ní bá ń bá tàlówà mi jẹ́ lọ́nà alákàlówà jẹ́ kí ẹgbẹ̀ lọ́wọ́ olójú ọ̀nà mi lọ́wọ́ ni sọ fún ọkùnlẹ̀kùn tó rí ọ̀dá ìyọ́lẹ̀kùn kò sí ní ìsìn lórí àwọn ọ̀rẹ́ ọbájú rẹ̀ àà alhamdulillah bàbá mi nù bàbá mi nù pọ́ wá ti lẹ̀kùn tó ní ọ̀dá ó ní wọn lẹ́rin lẹ̀kùn ọ̀rọ̀ ìwọ́n ni lẹ̀kùn tó ní ilẹ̀kùn bẹ́ẹ̀ látò nílọ máa palẹ̀ rẹ̀ tó bá pé ó lọ rẹ̀ àdójọ́ tó bá tóbi máa fámọ́ iná máa sọ́fà. Iná máa sọ́fà Ádámà wa náà wà láì bèèrè yìí wà láì bèèrè aláàlẹ́ẹ̀lẹ́mí Ọlọ́run jẹ́ màálù gbogbo obìnrin tó lọ́sí wà ń bí ìṣòro tí ń gba ìṣòro máa ọlọ́mọdé ọ̀pọ̀ ọ̀rùn ló méjì lẹ́pùlọ̀ obìnrin tí wọ́n ní láàrin ọkọ rẹ̀ ọmọ òpó òun ṣe igbó gbogbo ọdún bá ti ráwọn òkú mọ̀ sí ni bọ́n bá ṣe kìí bẹ́ẹ̀ mọ́ rí tí àbọ̀ ìlérí àwọn ọmọ rẹ̀ mọ́nà tó ti bá nẹ́bọ̀ ayé náà kí ẹ

ìmọ̀ránà méjì ìmọ̀ránà méjì ìmọ̀ránà ọkọ̀ lọ́gbọ́fẹ̀ ẹ̀rùn ṣe ń jọwọ́ tọ̀fẹ̀ ẹ̀rùn ìmọ̀ránà kọ́kọ́rùn Mariama kọ́kọ́ náà ni àbúrò Haruna kí wọ́n tó wá tí kọ́kọ́ ní sọ wípé ẹjọ́ ń gbé ọmọ yìí fún tí ó Mariama kọ́kọ́ Nígbà tí ọjọ́ wá pẹ́ tẹ́gbẹ̀rẹ̀ gbẹ́tẹ́gbẹ̀rẹ̀ jù bá sí máa sọ ọkọ̀ bàbá tàná, náà wọ́n tó wá sọ Ránà míì àti Mẹ́ríàmà míì látà àti bá ọlá àwọn bàbá tàná padà. Nítorí àsìkò, anẹ́lì Ránà kejì tó ṣe déédé pẹ̀lú Zakariya tí Ránà ń jẹ́ ìmọ́ ọmọ tí Zakariya ń jẹ́ náà ìdí rẹ̀ nínú Ísírẹ́lì ìmọ̀ràn náà tẹ̀tẹ̀ bí mo níbi tí mọ́rànà ti gbéyàwó náà ni bàkánà ti fẹ́ ìyàwó ìmọ̀rànà fẹ́ ẹ̀tán bàká fẹ́ àbúrò àti ìmọ̀rànà àti bàkáyà wọ́n pọ́wọ́ tó bí ma ìgbàtọ́nà wọ́n pọ̀ àdúrà ìmọ̀rànà tó kúrò láyé ìyàwó ẹ̀rùn àmẹ́tù fún wọn ìdílé láti fẹ́yàwó ìgbìmọ̀fẹ́ yọrù. Àrùkú èrò bàbá, ẹni bá fẹ́ máa fáà, ẹfẹ́ máa wò yìí, sùúrù méjì yóò fẹ́. Ẹgbẹ́ fẹ́ fúrú wípé ìláyọ̀ máa gún ìyàwó ẹ̀. Gẹ́gẹ́ bí ẹni pé ọmọ ọba tó fẹ́ mọ olówó owó ọmọ ọkùn. Ìjọba ọmọ ìyàwó rẹ̀ tọ́bájọ́ ọmọ ọba, bẹ́ẹ̀ tó àbá àbáta rẹ̀ ọmọ ìyàwó rẹ̀ àmá àlùbáríkà ìyáyà ilé wọn yóò jáde láre bọ́bá wọlé wọn àlùbáríkà ọmọ olóòrùn lè sàrì lára ọmọ olóòrùn àlùbáríkà ọmọ ọba yẹn lè sàrì lára ọmọ ọba ìyí rọ́ta òkùtẹ́ ipé ìyà àyà jáde lára ìgbàká ìyà ìyí jáde lára mẹ́ríà nígbàtí mẹ́ríà mú lára nílẹ̀ ilé mi nílẹ̀ orí yìí rọ́dà lọ́nà yìí ma ń gọ ikú ọ̀pọ̀lọpọ̀ àpàlú ọmọ lọ nílẹ̀ àwọn òsì tó sí ọlọ́wọ́ àdúgbò tó sí ọlọ́wọ́ látàgbé àti ìgbàfọ́lọ́hun ní kó fi lè wọ́n lójú ọlọ́wọ́ bàbá mẹ́ta ìdílé wa lélọ́lá àwọn tó ń pè ń bá àwọn bàbá wa ti rí náà nìdálẹ̀ ìbọ̀rọ̀ ọlọ́run dálẹ̀ ìpáyà ọlọ́run dálẹ̀ wọ́n lè sọ ọlọ́run dálẹ̀ nítorí pàtàkọ̀wé adìlọ́yà adìsọ́jà adọlọ́pàá adọlẹ́rẹ́ àwọn aṣọ òkùnkùn sínú ilé bàbá wa inú ìrìn àṣàfẹ́ Ẹgbẹ́ Mùsùlùmí gbogbo. Àlàyé ni ó. Ẹgbẹ́ máa pààyà. Àlàyé ni ó. Àlàyé ni ó. Àlàní. Ẹgbẹ́ máa bìí tó fún ọ. Ìyẹ́ bá. Ẹmẹ́kùnrin òróró. Ìyẹ́ bá. Ẹmẹ́kùnrin òróró. Àwọn tó Dáwọn bàbá ọ̀pọ̀ lọ́lọ́rùn tàà fi wá lé lọ́wọ́, táà bàbá ọ̀pọ̀ gbajúmọ̀ tó ń bẹ̀rẹ̀ làwọn wá gbajúmọ̀ ìrìn àjú àwọn lọ́gbà, káà máa rò pé àbàbá mú kò sí. Kí wọ́n bàbá yẹn ọ̀lájú ni, èyí lè tẹ́kì ní, èyí lè tẹ́kì ní, ẹ̀jẹ̀ tí ń bẹ lára rẹ̀ ní kúrò. Ẹlọ́ Ẹgbẹ́ aláṣẹ́jú ọ̀gbágbà ẹgbẹ́ ẹgbẹ́ lọ́nà fámílì àwọn. Wọ́n lọ ọ̀rọ̀ tó ń lé, wọ́n mọ́ ọ̀rọ̀ lọ sí ara tí ó ń ṣe. Àwọn ọmọ àpá ọmọ ẹlẹ́sìn, ọmọ àbẹ̀rẹ̀ ọlọ́run sórùn ìyọ́ta máa bọ́ àmì ìgbà àbúrú

kí wọ́n payé olóṣìṣẹ́ bí ọ̀bá sọ̀bá kó ẹ̀rọ tó á lé fún àwọn adókútàdà ọlọ́pẹ̀lẹ̀ àdókó hùwà burúkú sọmọlàkejì tó tún tó lè payé ábìkì ilé àbá rẹ̀ ilé ẹ̀fẹ̀rẹ́ tí ń kọmọdé ní ṣe wá àti tí ó ṣe lọ́rùn kò sí tó lè payé náà rẹ̀ tó tó sì pàwọ̀ ọlọ́pẹ̀ wàmbẹ̀ àyàyà fi tó wáyé fẹ́ lọ́wọ́ àwọn obìnrin àbí tí ń bá ń sa burúkú náà ń bá ń sa kátàlí tí ń sa mẹ́tàlí tó ń tàbí ẹ̀yẹ ẹni bá lé bí ẹbí ẹni bá ó tọ́jú ara ẹni ọ̀dá ó tọ́jú ẹgbẹ́ láàrin ọ̀dá ọ̀dá Àmà ilá ìlà ọ̀rá, àlọ́ ilá ìlà ọ̀rá, Ọlá